èyí ò bá kàmọ́ mọ́. àkú kálẹ̀ gbogbo jàmá àdókà. ìlú tèmi adùn pẹ̀lúpẹ̀lú èyí tèmi náà adùn nígbà tí bá rí gbẹgbẹdúkà àti àwò tẹjókòó tá ń retí ènìyàn pàtàkì pàtàkì ọ̀pọ̀lọpọ̀ oyè láti gbẹ̀láyé àti gbọ́ púpọ̀ púpọ̀ nínú àwo tá a ti rè kọjá a tún ti gba àríṣiríṣi nẹ́sìn nígbà tí aláàlẹ́hùn kàkí ń tán. ọ̀tẹ̀lẹ̀ tán láyé. BRE Best Radio Entertainer Number One. dayanu aomotu ahomatu yorùbá lápèdè accepted odology master of the universe ọ̀gá àlẹ́dù tí gbogbo àgbáyé àgbà eoi ẹni ìlú ń fẹ́ of indian land àwọn dàmínda amtap satirifati ha kàlífì ṣeré rárá ni. another title roc kí ni màá pè é léyìí. roc ọba kanku of china yàtàrí bruce lee lálẹ́ jẹ́nà á bèrè láwé ah. omc outstanding master of ceremony attakun gbogbo ètò tí kà ní àsẹ́mpù rárá ni. àwọn ọmọ yunifásitì tí a kó tí a pè ní lasu láfún ní àlẹ́ yìí fofa fàdéyí àlọ́rọ̀ ọ̀fun àtàǹbílẹ̀ kwari kwarile aoha abidjan of his area abidjan ti àdúgbò wọn ni. wòláyì tòláyì jésù àgbo gbàgbárùmọ̀lẹ̀ náà i witness tí màmá káyè náà lò ilé aṣọ àṣẹbí tó bá ti dẹ́sẹ̀ yìí gbogbo dúkà tí a wò lé lọ́fítà tí a fò gé àrùkà tí a wò àrùkà kùnrin náà ni prince kingston gámẹ̀ṣà dr alúgbẹ̀ngà àbẹ̀fẹ́ fáwẹ̀tán tábà ti wà lẹ́sẹ̀ yìí á bẹ̀rẹ̀ sí ní entertainment gbogbo dúkà. Ah, kú gbádùn o ẹ kásàwàdà díẹ̀ náà àbí bò alájẹdẹ fún mi nílùú. màmá wọn ní yóò kọ́ ọmọ ìwọ̀n raṣọ lé dádì wọn ní yóò kọ́ ọmọ ìwọ̀n kòwó kọ́lé. lọ́ọ́yà òyìn ló kọ ẹjọ́ òun fàyà lọ́ọ́ pa òbẹ̀rù Fatima lé o. mrs olúwàgbẹmíga adébóyè. àmẹ́dáhùn. àwọn aráàlú ìyá ọ̀rẹ́ mi náà lọ sọ̀rọ̀ tó pòwe tàbí kí n sá sọ pé àwọn aráàlú ọ̀rẹ́ mi gan-an ìyún abduldan kazeem wọ́n ní àhúlù máa tọ̀gbọ̀ ń yàn àrèmá pẹ́pẹ́ ń yèdí òwú àhúnà àgọ́gọ́ ń nà àbòtòkó òdu lòójì tó èyí òwe o. lọ́yà jẹ́mi ní fún èlé ni. ń bọ̀ àwọn òyìnbó náà dá sí wẹ̀ àwọn ní encomious manoevolution determines a jealous astantialism. dákúndàkùn rẹ wa hmm? fún èbó sí wẹ́wẹ́. ẹ hmm. eh, tí n bá fẹ́ fọ́ èbó sí wẹ́wẹ́ máa ní response to the obtuse primality conjugate sassomically and asterically the telomerase televity which superviates an ensomious ragamuffin. jí o yé wa. ọ̀sẹ̀sẹ̀ wàá dá mi lórí irú sáà máa lọ jẹ́ ẹ̀rẹ́ máa lọ ìmọ̀ràn jẹ́ ẹ hmm. eh, ìtumọ̀ tí gbogbo wọn ń wí náà ojú pé ọ̀rọ̀ tá a pè lówè àrò ní nínú ọ̀rọ̀ tí ń bọ̀ ọ̀rọ̀ tẹ́mi ń pè lẹ́rìn yìí ó ti túlé kan pátá gbogbo wa náà là ń gbàdúrà wípé kọ́mọ wa kọ́ sáàfù ọmọ kan wá fi sí sáàfù tó sáàfù ó fi léyà rẹ̀ kúrò ní ọkọ̀ níjó ni ń wọ́n jọ pé mr and mrs sípàtì ni o tíìfù làwọn ò lè lọ ó ní kí màdámù nìkan lọ màdámù bá mú ọmọ wọn kékeré ọmọ nọ́ọ̀sì òmù lọ́wọ́ èyí ò sì sáàfù kọjá ha mm. wọ́n sá lọ sí pàtì wọ́n dé níjọ́ kejì by ten am tíìfù ti gbolóde ìyàwó ẹ̀ díà hmm. kí ló dẹ̀dẹ̀ ṣàbọ̀jọ ní ẹni àbí pàtẹ́pàtẹ́ ìjọ ah. wo lẹ̀ ìjọ wo lẹ̀ ìjọ gan di ten o'clock ṣe madam ni cool it my dear come on i love you. ọmọ orí ẹ̀ wálẹ̀. ẹ ọmọ orí ẹ̀ wálẹ̀ yọ̀dà fún ọ if not for the fact pé mo love ẹ aró ẹ̀ ń sọ mí yìí nù ọ̀hún ni bá ṣì wà yìí nù hmm. àwọn eléré pa bẹ̀yẹ kú wọ́n máa ń dúró fúnra wọn ni ó bìlíù pé pati yẹn gan aṣẹ bẹ̀rẹ̀ ni wọ́n lè kú bẹ́ẹ̀ tí two pm ah. come on i'm sorry my sweet. sweetheart ìwọ̀n ìwọ̀n. ọlọ́run lágbà lọ́wọ́ obìnrin. ẹ àbí òjì yọ̀dà fún ọ kẹ́wé ètè obìnrin o ọkọ náà ni okay that's okay hmm. ọmọ jókòó tiẹ̀ ń wòye ẹ̀kan náà bàbá ni hello my dearest boy. how was the party did you enjoy it i'm an yes daddy i enjoyed but not every part of the party bàbá ni. Uh, sọ̀rọ̀ fún mi kí n gbọ́. dáàdì sẹ́ẹ̀rì nígbà tá a dé patí yẹn èrò wa pọ̀. yes bí ló ṣe máa ń pọ̀ patí nìyẹn. nọ́mà dáàdì sẹ́ẹ̀rì àwọn èèyàn wọ́n wá ná owó fẹlẹ́rẹ́ owó yẹn pọ̀ gan mọ́mí náà ná owó. ok o ṣe ṣe kò sá wàhálà kankan ah wàhálà wà o wàhálà wà o sẹ́ẹ̀rì ọkùnrin kan báyìí tèmi ò dẹ̀ mọ̀ rí ó wá ń bá mọ́mì mi jó gábéèjì lójú agbo ó wá spray wọn lówó gan-an hmm. Hmm. bàbá ní má bàánú mi jẹ hmm. èmi náà mọ báyẹn ju tí mọ́mí rẹ bàbá mi lọ sí pati ṣé wàhálà òun ò jù bẹ́ẹ̀ lọ n oh ó god mo ní wàhálà pọ̀ wàhálà pọ̀ títún ni sẹ́ẹ̀rì nígbà tó di láàrin òru òjò wá dé làwọn àáfàá kan wọ́n wá mú ìlẹ̀kẹ̀ lọ́wọ́ wọ́n wá ń kà ìlẹ̀kẹ̀ kọ́nù tẹ̀sùbáà ni mm-hmm. kí ló wá ṣẹlẹ̀ òjò yẹn wá bẹ́rẹ̀ gidigidi mm-hmm. ó wá lé wọn lọ. Mm-hmm. àwọn bàbá kan báyìí tí wọ́n fárí wọn wọ́n wá da iná ńlá kan wọ́n wá fọ yorùbá tèmi ọmọ ah, ọ̀fọ̀ ni wọ́n ń pa wọn kí ló wá bùn òjò wá lé àwọn náà ó pa iná yẹn. ọ̀rọ̀jò ah. ni mo <laughs> rè ni. ọ̀rọ̀jò múnu sọparí pírọ́blẹ́mù síkù ah, pírọ́blẹ́mù síkù <laughs> kì í tún mẹ́. nígbà tí òjò yẹn da pàtírí tán dádì mi àwa lọ sínú yàrá ọ̀rẹ́ mọ́mì mi yẹn. sọ wa tán òjò dé right ẹ dẹ̀ rí bí so finish ṣé wàhálà ti tán oh god mo ní wàhálà pọ̀ wàhálà pọ̀ <laughs> ẹ gbèdè ọgbẹ́kẹ́ sẹ́ẹ̀rì nígbà tá a fẹ́ sùn nínú rúùmù yẹn kò gbà wá wọn tiẹ̀ ní bẹ́ẹ̀t ṣe ni wọ́n tẹ́ fóòmù sílẹ̀ lọ kálukú pẹ̀lọ́kọ pẹ̀lú yàwó ẹ̀ wọ́n wá sùn mi wá ń wò wọ́n. Ah, sọ́tọ̀ ìwọ mẹ́yìn you can talk too much o kí ló wò dọ́dọ̀ àwọn couples ṣé wàhálà ṣá ti tẹ́ ṣá má máa ṣe bẹ́ẹ̀ máa wàhálà ṣì kù wàhálà ṣì kù. ayé wàhálà lọ wá. ṣe é rí nígbà tí ààyè yẹn ò gbà wá máa tí mo ló ń bá mọ́mì mi jó lójú agbo yẹn ìgbà tí ò síbi tó máa sùn ó wá sùn sórí mọ́mì mi. Ah! mọ́rì mo wá ń ké mo ní kó sàn kò dáhùn mo ní kó sàn kò dáhùn he then gave me fifty naira and asked me to shut up ó sì wá ń jó lójú agbo lẹ́ẹ̀kan yẹn ó wá ń jó gábéèjì bẹ́ẹ̀ lórí mọ́mì mi mọ́mì mi náà ó dẹ̀ sọ̀rọ̀. ọ̀rọ̀ tí ibi tí ojú agbore ni. máa yẹ kàn tiẹ̀ wíkẹ́ẹ̀d gan ǹgbà míì tó bá ti ń mọ́mì mi wọ́n á ké kàkà kó bẹ̀ wọ́n bẹ́ẹ̀ ṣe máa ń bẹ̀ wọ́n kò máa bẹ̀ wọ́n ṣe ló máa mí bíi màálù á máa dùn hùn hùn hùn chief ni yé my head i'm dead ah, ah. dear you are gone so òṣìṣẹ́ ló ń ṣe ń patí nìyẹn ẹ báwo ni ọmọ mi ṣé wàhálà ti tán wàhálà máa ṣe kú ah. wàhálà máa ṣe kú ok ǹjẹ́ gbọ̀nsán gbọ̀nsán gbọ̀nsán dáàdì sẹ́ẹ̀rì ńgbà tílẹ̀ wàá mọ́ tán máa yẹn ó wá gbé mi àti mọ́mí mi lọ sílé kan báyìí aircon wà ń bẹ̀ sound system wà ń bẹ̀ fídíò àti tv àwọn èèyàn náà wọ́n wá pọ̀ ń bẹ̀ tán mutí máa yẹn wá gba kí òun pẹ̀lú mọ́mí mi wọ́n wá fún mi ní fanta méjì scotch egg àti sweet wọ́n wá ra mọ́ mi lójú ah. èyí tó wá dùn mí jù ńgbà tán máa jáde máa yẹn ti wẹ̀ mọ́mì mi náà ti wẹ̀ wọ́n wá wẹ̀ mí. kọ́mọ̀ ní bá ṣe sí àdì àwọn pàfẹ́ẹ̀tì láyẹ̀rẹ̀. and so the house got broken the ìyàwó ò ṣe she did not ṣe méjì she just wọnú ilé lọ to pack her belongings before she count one to ten ní ọjà rẹ olúwa mi. wait wait wait olúgbẹ̀ngà àdébòye. nothing but torí if na only one story, I beg, knack come for pidgin hmm? what you wan join now. Uh, thank you very very much, my friend dan kazuma just because of my people plus including my fans who know understand my ngbatingbati i go not you one story for pidgin make all of una take enjoy me yanyan. Uh, It make me remember one time when i still for school i sabi book no be small o na me be the leader for all subjects wey dey dis life english o na me mathematics na me commerce na me government na me plus including geography etc etc na me be the oga number one come see as everybody dey like me if to say i like woman na that time i for don marry about two hundred Every boy o oh, man o oh, woman o oh, who no wan be my friend mm. but me i like one pass our friend na the one wey yoruba people dey call korikoso wetin i call am o. korikoso. i like dis boy no be small na him only i dey give the chance make he dey spy my work during any examination so as i dey write him go dey use giraffe method to see wetin i dey write down and so he go dey copy am as i dey write he go dey copy am as i dey write he go dey copy am if me i come first you know say na him go come second e no good to make one dey rely on giraffe method o mm-hmm. something bad happen to this my friend during the last exam wey join us together we don gather with our pen pencil and paper o mm-hmm. they just make this stupid announcement say this exam o no be written one again na oral which mean say na mouth only we go use quick quick they don call me inside the examiner say mr ma name one philosopher you really came for without really thinking at all i don answer say na john law mm, i trust you thank you uh, mbọ he say na which year dem born am i say na eighteen thirty two ah, ah. he say i dey come he say do you agree with his philosophy of life i say yes sir but it has not been scientifically mm, proved the man cry for me he say make i dey go as i just reach outside quick quick my friend rush come meet me he say wetin dem ask you hey i say time no dey for us o oh. <laughs> because na you only dem go call next make i just tell you the answers the three answers na john locke eighteen thirty two yes sir but it has not been scientifically proved my friend begin dey memorize john locke eighteen thirty two yes sir but it has not been scientifically ah, proved ah, ah, kíákíá dem call am he rush inside as he just rush go meet the examiner that one surprise and suspect him hmm. the examiner say this man you rough o oh. na wetin be your name sef he say john Locke." <laughs> when were you born he say eighteen thirty two <laughs> oga say mr man are you crazy he say yes sir but it has not been scientifically proved. <laughs> this one no go kill me so so na this kind thing you, your people dey enjoy na this one wey i hear so i go laugh am o oh. laugh am make i hear you laugh am. <laughs> Yeah. Yeah. Yeah. say na laughter be that one. <laughs> na laugh of the day i dey laugh na. go. <laughs> Oh, yeah, yeah, yeah, this one na laughter yeah, like yeah, cry o. na the new person laugh sef. oluwa mi. Hey, yeah. Yeah. Yeah. Yeah. Yeah. Yeah.